الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون رابا سبحانه وتعالى أترى أدوكم كاتي قفوان نبوى محمد صلى الله عليه وآله وسلم ننتاسو نبي خطبة ونيني أبكاني أقول فو خطبة ونيني òní ẹni kádàkọ díẹ̀ nínú àwọn ìbàjẹ́ lè ti bẹ nínú àwùjọ wa àti pé àwọn ojú ọ̀nà wo la lè fi rí bí bọ́pá bọ́sẹ̀ kò níbi àwọn àbàjẹ́ yìí àwọn ojú ọ̀nà wo la lè fi fọ́ al'umma yìí kò níbi àwọn àbàjẹ́ yìí ẹ̀yẹ̀gúsí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹ jẹ́ ká kákan máa jí ká máa súnmọ́ra wa lọ́kùnrin lóbìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn shahawat kákan máa ṣe bẹ́ẹ̀ kó mọ́ wà sí pé kí ni kókó tẹ́torí ẹ̀ tẹ́torí ẹ̀ dára tàtorí ẹ̀ wáyé àwọn ẹ̀rí sì pọ̀fẹ́lẹ̀ bá mú nínú wa ta'ala òun náà ni mú Ọlọ́run Ọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn ká níbi ìjọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gbogbo tí Ọlọ́run Ọba ti ní ẹ̀tọ́ òun ni ká má gbé ẹ̀tọ́ yẹn fún ẹlòmí nídẹ̀yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala alákọ̀ọ́kọ́ nínú àwọn aburú léyìí tó wá lágbára òun gangan sì ní ọ̀gá gbogbo aburú bal gbogbo aburú míì gbogbo wọn jáde látara aburú iná ni òun ni aburú ìṣẹ́ ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba gẹ́gẹ́ bó ṣe wà níbi hadithu abdullahi bin mas'udin radiyallahu anhu ni anabi sallallahu alaihi wasallam an taj'ala lillahi niddan wa huwa khalaqak in tan pè ní ẹbọ ìṣẹbọ pẹ̀lú Ọlọ́hun ó ní ẹnìkan tó tún máa jọ́sìn fún deyin Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó nti pé Ọlọ́hun Ọba ló dá ọ in tan pè ní ẹbọ nìyẹn kí wá ló nde tó ti ke bó jẹ́ pé nínú Qur'an ọ̀rọ̀ nípa ẹbọ ọ̀rọ̀ tó hàn nínú Qur'an Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣàlàyé rẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ kí náà ń pè ní ẹbọ tó bá ka Qur'an ó ní ti fẹ́ gbogbo súrọ̀ tó wà nínú Qur'an nípa tawhid àti shirkin ìmọ̀ kí Ọlọ́run subhanahu wa ta'ala máa ṣàlàyé ìsìn Ọlọ́run lọ́kan ṣoṣo àbí kí Ọlọ́run máa ṣàlàyé àwọn ẹ̀san àwọn tó bá ń sin Ọlọ́run bẹ fún àwọn tí wọ́n bá sin Ọlọ́run lọ́kan ṣoṣo àbí kí ọlọ́ọ̀bá máa ṣàlàyé ìdàkejì ìsìn ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo àti aburú tí ń bẹ̀m̀bẹ̀ àti ìyà tí ń bẹ̀m̀bẹ̀ kí wá ló ń dé tó ti pé bó ṣe wá clear tó nínú Qur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ló dé tí ẹbọ fi wá fán ká láwùjọ wa kí ló dé táwọn sàárè tán ti sọ di Ọlọ́run tí wọ́n ń sìn kí ló tó pọ̀ láwùjọ wa kí ló dé tó pẹ̀lú Ọlọ́run ọba subhanahu wa ó sì ṣe kó jẹ́ pé

ẹ jẹ́ ká lọ mẹ̀yàn ma yá mi nínú ẹ̀sìn Islam ike tán pè ní ẹbọ ó fẹ̀ ó tóbi ju kí ẹ máa tọ́ nǹkan sí orí èṣù lọ́wọ́ ẹbọ ń bẹ nínú àdìsọ́kàn ẹbọ ń bẹ nínú àwọn ọ̀rọ̀ tán sọ́yá lẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹbọ ń bẹ nínú àwọn tán fi oríkèríkè ara ṣe àwọn ìnígbàgbọ́ kan bẹ tó bá lé ní nínú ọkàn rẹ ìnígbàgbọ́ ẹbọ ni ó bá mọ́ tọkọ sórí nǹkankan bí àpẹẹrẹ kí ẹ ní ìgbàgbọ́ pé kìníkan bẹ tán pè ní àkúdá aya pé tẹ́yẹ̀ bá kú tán yóò padà tó wá lọ jí nílùú mi ó lè wá jí gẹ́gẹ́ bí ẹran bẹ́ ó lè jí gẹ́gẹ́ bí ajá nílùú mi àbí ká gbà pé èyàn tó bá kú níbi bí yóò lọ sílùú mi tó bá jọmọdé ni yóò padà lọ lówó níbi bẹ̀ irú ìgbàgbọ́ yẹn tí yẹn bá ní ìgbàgbọ́ tó gbéyàn jáde kó nínú ẹ̀sìn Islam ní ìgbàgbọ́ ká gbà

sórí pé o mú epo púpà kẹ́kẹ́ dání kó tọ́ síbì kẹ́kẹ́ àmọ́ tí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ìwọ tó ń pè ibadallah rijalallah a'inuna bi'awnillah ìwọ tó ń pè ya agwaz ìwọ tó ń pè ya akutob àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹta ń pè ń dẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ìwọ tó ń pè ànábì wa muhammad sallallahu alaihi wasallam abu ń pè ànábì ibrahim alaihi salam abu ń pè ànábì nuh abu ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run abu ń pè àwọn ẹni abu ń pè àwọn màláíkà àbọ́ ń pè àwọn rọ̀wáníyà àbáwọn rọ̀hàníyàt àwọn tó ń pè nẹ́yà Allah nìyẹn àbọ́ ń ka àwọn òwékan tó ṣe pé ẹbọ́n bẹ̀m̀bẹ̀ bí fawzul azim tó ṣe pé ìmọ̀ kí nǹkan mí nẹ́yà Allah ó rẹ̀ gẹ́gẹ́gbẹ́ mẹ́ báyìí tó pọ̀ tí ń ṣe kékeré ọ̀kọ̀lọpọ̀ lè ní ṣe gbogbo eléyìí wọ́n ka àmáhùn yóò àmọ́ ní pé ah, ẹbọ olẹ́ wá mọ́ ń sọ lójoojúmọ́ ìkí ló dé tẹ́ ń sọ ọ̀pọ̀lọpọ̀ lè nínú àwọn mùsùlùmí ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọba subhanahu wa ta'ala

ọlọ́run ti sí àlìjẹ́nà ní àrámù fún wà ma'wáhù náàrì ibùsẹ́rí sí rẹ̀ inú náni o wà máa lè zọ́ọ̀lì mìnàmín ansọ́r àwọn tí wọ́n bá wá jí àwọn alábòsí èèyàn ayé tí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn ò ní Kama ma mú oríṣìíríṣìí àwọn nǹkan wọnú ẹ̀sìn láwọn èyí tí ò sí nínú ẹ̀sìn islamu rárá kódà àwọn nǹkan míwà tó ṣe pé àwọn èèyàn ṣe nínú ẹ̀sìn islamu lè ní ta bá padà sí bí 50 years 70 80 years back ẹ̀ lè rí nínú ẹ̀sìn islamu àti lọ sí àyà nàbí ohun sallallahu alaihi wasallam ta bá kọ̀wà padà díẹ̀ sẹ́yìn pa kí ni yóò sí gan tẹ́lẹ̀ gbọ́lọ́wà ìmọ̀ ṣe àwọn nǹkan tán kama dáwọn kan tánàbí ò mú wálé sallallahu alaihi wasallam tó ń ti pánàbí pariwo pariwo ká tó kú anábí ń sallallahu alaihi wasallam man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddun anábí tún sọ man amila amala laysa alaihi amruna fa huwa raddun anábí man sọ níbi gbogbo ọjọ́ jima yí pé fa inna asdaqal hadith kitabullah wa khayrul hadi hadi هدي محمد صلى الله wa وسلم umuri muhdathatuha fa kullu muhdathatin bid'ah وكل بدعة ضلالة وكل ضلالة في النار gbogbo lè yà náà fi ń kìlọ̀ fún wa kó níbi ìmọ̀ dáǹkanlẹ̀ nínú ẹ̀sìn Ìsìlámù ni ó dá jẹ́mbìrì lọ́wọ́ rẹ̀ nígbà wo ni ká máa lọ sí hajji kádé láti Mákà ipa lọ sí lọ́wọ́ ọba Subhanahu wa ta'ala a lọ sí òpó ẹlẹ́ẹ̀kàrin nínú ẹ̀sìn Ìsìlámù nígbà wo ni ẹ tó bá ṣẹ̀ṣẹ̀ ló dé sínú ẹ̀sìn Ìsìlámù nígbà tá bá ti dé láti Mákà ọgbọdọ̀ sàjọyọ̀ nígbà wo ni david ah, kenya wọ́n ti wọ jímọ̀ lẹ́ni o èní jímọ̀ tọ̀ọ̀tọ̀ ó yá kọmọ lọ jímọ̀ báyìí o tó máa tọ̀wá láti jímọ̀ o náà wà sàjọyọ̀ ìgbà tó bá fi tó bí ọdún mélòó báyìí àwọn yóò ti máa báwọn ẹ̀yà lórí ẹ̀ aláṣejù ní gbogbo kan náà ní ìdá lọ́dọ̀ Islam nígbà wo ló bẹ̀rẹ̀ in tó ṣe bá ti dàgbà díẹ̀ tán máa lọ́jọ́ 70 years ago 80 90 ó lè rí tán pè bìdáwó ó lè rí tán pè bẹ́ẹ̀ ká máa sọdún ká sọ òkú ká sọ dìnáwó mọ́ra wa lọ́wọ́ òkú kú lè ní báyìí káwà sọ ọjọ́ kẹta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ogójì ọjọ́ ni 40 days gbà tó yóò di 21 days gbà tó yá tó sọ di 7 ẹran tó ní tírì ní èwo ní bẹ́ ṣe mùsùlùmí kan bẹ tó lè jíyẹ pé kò sí ìrun kíkí ní ẹ̀sìn Islam ó kílẹ̀ ọlọ́nsọ́n kòránù akímù sọ́lá anẹ́bì tó sàlàyé anẹ́bì ní sọ́lù kàmọ́rọ̀ àìtùmú ní òsọ́lì kí ló dé tó ṣe páwẹ̀ ìtẹ́yìnwá ń ṣe yẹ sẹ́yìn ní kùránì mi tẹ́ ń tẹ̀lé àbẹ́ ní ànábì mi tẹ́ ń tẹ̀lé ni nítorí ànábì tọ́lọ̀wọ́n rẹ́ sáwà lélé yíò àwọn ọ̀rọ̀ ọlọ́run ní o àwọn ọ̀rọ̀ ànábì ní o kí ni ìdítà ba ń bẹ̀ nígbà wo Islam ká sọ lé látùlù kọ́ dìrì dìnáwó ní fáwọn yẹn lu bàndírì àwọn yẹn jó túwà tó mú táwọn yẹn ní sùn ládùgbò lé látùlù kówó mi gbà oló wà nínú ẹ̀sẹ̀ Islam ká sọ ipé à ń ṣe lọ́run ká kó tún dìnà ọmọ alọ́wọ́ débi pàà lómi tó ń ṣe lọ́sàn ó padà tún dìnà harun kọdìrì ó padà dímọ́ lọ́wọ́ nígbàwó ó yẹ ká mọ̀ bèèrè lọ́wọ́ ara wáyé pé ẹ dákun ṣé anábì ṣe lé látùl kọdìrì àbí ò ṣe anábì ṣe ṣe bá anábì là ń tẹ̀lé bẹ́ẹ̀ ni ṣe bá anábì ṣe ṣe tiẹ̀ lẹ́yìn ṣe ń ṣe lé ní tí ò bá ti lè dáhùn pé bẹ́ẹ̀ ni ó mọ̀ bí kọ́ tó bá lè dáhùn pé bẹ́ẹ̀ ahẹ́n tí Sahih Bukhari ń bẹ Sahih Muslim ń bẹ Sunan Abi Dawud ń bẹ Tirmidhi ń bẹ àwọn ma'ajimu ń àwọn jawami ń bẹ muslim àwọn masanidi ń bẹ muslim Ahmad ń bẹ Tayalisi ń bẹ Tabarani ń bẹ ma'ajimu ń bẹ kútùbù pọ̀ ó wà mọ̀ àwọn kútùbù musnadatun ila nabi sallallahu alaihi wasallam ó wà mú fún wa pẹ̀lú isnadun anabi ṣe o ó da àwọn sahaba ṣe ọmọ anabi sí gbogbo ọmọ anabi sí kú àfẹ́yọ̀

hey hey hey elu ò yàwó látara bẹ́ẹ̀ kò ní balance mọ́ tí ó fi kú lórí tí ó sí mẹ́sì Islam alòmí ò débi sàárè níbi òkú wọ́n débi sàárè àwọn tánà bí òun rẹ̀ wá ó di páwọn yẹn gbé fáwọn òkú nínú sàárè a ń gbé ẹṣọ́ fáwọn òkú nínú sàárè àwọn àdákọ̀ rẹ̀ ìwọ lágbájá ọmọ lágbájá sọ fún wọn kí Allahu ní kò ní kò gbọ́n tó ń sọ rárá ẹni tó ti kú ò gbọ́n tó ń sọ wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamah wa hum an du'a'ihim ghafilun ẹni tó bẹ́ tẹ́mì rẹ bá ti gbọ́ kò gbọ́ tó bá ti lè bọ́ kò gbọ́n tó ń sọ mọ́ ń táwọn yẹn ṣe lé nínú yẹn ọkùnrin kálukú ti wá balẹ̀ pé àà kódà bí òkú lágbájá tán lọ níjò ní kódà wọ́n sọ ánsà fún so ní ìdíkásí náà mọ́ bá wọ́n sọ ánsà fún mi tí má ti kú tẹ́ àwọn èèyàn ti bí ìkẹwọ́ in gbọ́ wọ́n gbọ́n tẹ́ ń sọ náà wọ́n láwájá ma gbọ́ mi o tán bá ti bèèrè tán bá ti lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ti ń bèèrè ó yá sọ fún apá nẹ́bì ló ń tẹ̀lé o mọ́ pé sí tẹ́yìn ṣe yìí sẹ́yìn tẹ̀lé ànẹ́bì pẹ̀lú tẹ́yìn ṣe yìí ànẹ́bì sí òkú tí ń ṣe ẹyọ kan tí ń ṣe méjì tí kí ló dé tó ṣe páwọn yẹn ń wá láti gbà ti bí wa wọ́n fi àánú sìn wá wọ́n ìtún sìn wọ́n ló sàárè tó bá tún wá wọnú sàárè tán wọ́n tún ní fiọ́lẹ̀ ó tún díjọ́ keje wọ́n tún bẹ̀rẹ̀ àwọn anù léyìí tí ò sí yẹ̀ rí kẹkàn fún nínú ẹ̀sìn Islam tánàbí ò kọwa sallallahu alihi wa alihi wasallam bó sì wápọ̀ bẹ́ẹ̀ nánu inú ẹ̀ náà ní ká sọjọ́ ìjì ká tún sọ díjọ́ tátúmà fi ń ṣe tátúmà fi lùbàndírì in tó wà kí ìmámù ó kọ̀kọ́ kí ó gbọ́dọ̀ ṣe khutbah before ó kírun náà rákà méjì náà ni tẹ̀kìbírù méje àti bá ti máa ń ṣe lẹ́yìn ìgbà yọ́nkọ́ ó dẹ̀ ṣe khutba kò nídìí kó gùn jù oníkálùkù lọlé àwọn èèyàn bá tún sọ di tó ti ń gba owó tí ẹ̀ ń ṣe kékeré tó ní agbára ni wọ́n tún sọ di sẹ̀rímónì tó le gbogbo ìjọsìn fọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ó sì gbọdọ̀ di sẹ̀rímónì débi pé tààzímù ẹ̀sì islam sallallahu alaihi wasallam gbogbo ẹwà díẹ̀ lórí ìgbà tó ti kéré tó fi dàgbà in tó pè lẹ́sì kásàmọ́ jónà ní kásàmọ́ sí báyìí kásàmọ́ àsàlátù kásàmọ́ sí báyìí sẹ́sì nìyẹn débi pọ́pọ̀lọpọ̀ kan ń kú àwọn èyẹ́ kẹsàn ń kú lè náà ní àkú ọmọ sí ń kú náà àmórí tán kú sí gan ẹ̀rù ń báyẹ̀ gan wọ́nlọ́ ìfọ́pọ̀lọpọ̀ náà tí wọ́n kú lè nínú àwọn mùsùlùmí ìdí ni wípé wọ́n ti sì ọ́nù wọ́n ti òun náà ni fífán ká àwọn olùpèpè lọ sínú náà jahannam láàrin èyí tí ń pèpè lọ síbi pé kò sí àánú sàárè ni èlé tí ń pèpè pé isa ò ní padà wá èlé tí ń sọ pé kíní kan kò sí tí ń tán pè ń kàfàárà ìmí ò tún dé lọ́la òun tún wòbe ìsọkúsọ ọmọdé sọ́wọ́ ìkẹ́sùn lé ní èmì lànẹ́bì Musa ìkẹ́sùn sọ yóò ní olóòwò tún ní kún ó kàn tán sórí tiktok àtorí facebook báyìí náà ni ó sì gbé báyìí ó sì mọ́ sọ gbogbo sọkúsọ more than 300,000 àwọn èèyàn tó rí mọ́ òpó dẹ̀ mọ́ láìkẹ̀ mú dẹ̀ tún mọ́ sí ẹ̀rẹ̀ mú dẹ̀ tún mọ́ kọ́mẹ́ntì ní pé jazakumullahu khaira lórí ẹni tí ń sọ ìsọkúsọ tí ń sọ ẹbọ fáwọn èèyàn torí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so fífán ká àwọn èèyàn wá rí ẹ̀sìn Islam wọ́n ti wá rí pé ní ìsinmi ayò lọ́nà ọ̀nà tí èèyàn tó fi ń blow báyìí tí èèyàn tó máa fi ń trend báyìí òun náà ní ká lójú ọ̀nà ẹ̀sìn Islam ká mọ̀ ní pé àwa náà ti wá sí ni kàmọ̀ sọ ìṣọkúsọ bó bá sọ̀sọ̀kúsọ bí wáàsí wáàsí ò ní dùn àwọn yóò mọ̀ sùn ìṣọkúsọ ló sọ bí wáàsí kó lè bá dùn àwọn àbára kan ọ̀rọ̀ kìí kan àbí kó ma pín ogun owó kó ma sọ fáwọn èèyàn kan ma sàsíyàwó àwọn mínísítà ẹsàsá àwọn mínísítà ẹsàsí wọn àbí kó ma kọ́ wọn ní ogun àti ọfọ̀ èyí tó ma fi rí owó àti kó ma kọ́ wọn lọ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn olùpèpè lọ sínú náà jahannama ìwà pọ̀ gan-an léyìí tí wọ́n dẹ̀ wọ́n wọ́ sọ ẹ̀sìn Islam láti máa ṣe nínú àwọn aburú tó wá tún fọ́nká láwùjọ wa òun náà ni ìṣe ìbàjẹ́ lórílẹ̀ gẹ́gẹ́ bí zina gẹ́gẹ́ bí ìmá jálè gẹ́gẹ́ bí ìmá dalẹ̀ gẹ́gẹ́ bí ìmá bátọ́mọ̀lá kejì jẹ́ ìmá ṣàbòsí ìmá jẹ́rìí èké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn aburú irọ́ irọ́ ní agbá tí a ṣe kékeré débi pẹ́lú mi ti kò síṣẹ́ kẹta ń pè ní sẹ́rọ bó bá ilé síṣẹ́ ẹ̀rọ gbogbo tó kọjọ owó àrámù ni ó rọjọ gbogbo ẹni yamal kìyàmà ẹ jẹ́ ká jìnà sáwọn wà ìbàjẹ́ wallahi ni bó ṣe fánká àwọn ọ̀nà ìbàjẹ́ tó pọ̀ gan pàápàá jùlọ lórí àwọn fóònù àtorí àwọn screens mi tàbá ma ń wò téèyàn bá sọ́ra kéèyàn wo kéèyàn sọ téèyàn fẹ́ máa wò níbi ta ibi ta ti báyédé yìí ó ti rọrùn láti jáde kó nínú ẹ̀sìn Islam easily pẹ̀lú 5 seconds video yẹ́ lè kèfèrí just 5 seconds báyìí tó wò tí inú rẹ̀ sì dùn sí ó sì á ah, inú rẹ̀ dùn bó ṣe wò idán sì ni wọ́n ṣe ń bí video yẹn idán kúfù nìyẹn video tó wò tán yìí wọ́n fi ẹ̀sìn sí yẹ̀yẹ́ ń bẹ̀ ni wọ́dẹ̀ wò tán ìwọ́gá ah, video yẹn fọ́ nìgan ó mọ̀ pé easily as easy as that yẹn tí kò ní Islam la ta'tadiru qad kafartum ba'da imanikum àṣàlẹ̀ ilé náà ní kútùbà tí ó kọjá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan mí tí wọ́n fún wáwó gẹ́gẹ́ bí àwọn films ọ̀kọ̀lọpọ̀ mọ̀ ikú àwọn nǹkan tí wọ́n fún wáwó láwọn screens ló jẹ́ pàwọn screens tí ó bá ti ṣe control èyẹ máa advice pé jùúlẹ̀ ní oní laptop oní nǹkan mí control pé nǹkan báyìí mo fẹ́ wò nǹkan báyìí mo fẹ́ fáwọn ọmọ mi wò kí n ṣe pé kò lè àwọn ọmọ mọ̀ wo nǹkan mí tí ń fẹ́ kán wò àbí àwọn ètò tẹ̀tún lágbára jù òun lọ ẹbọ àtàwọn àgbákò bẹ́ẹ̀ mélòó mélòó àwọn ọmọ wọ́n wo fíìmù tán fíìmù yẹn májíkì ni wọ́n ṣe ń bẹ̀ tí ó ká kùránì ní òká sọ́rọ̀tù bá kọ́rọ̀ ni ó mádúwá ayà tó wá nípa ìmọ́ṣe májíkì ni wala yuflihu sáhìrò ayìtò àtà tọ́lọ̀ sọ kùránì nǹkan onídẹ́ ò ní sórí gbogbo tó bá wà wọ́n wá tún píkì fún apó ní dẹ́o ìyẹn dáadáa ni wọ́n wà ní ìdẹ́ tó ń kọ ìdẹ́ dáadáa ni ọmọ mélòó ni òwò fíìmù mẹ́lẹ́ nínú àwọn tó wà ń bí ilé níbà ọmọ mélòó ni òwò àwọn fíìmù bẹ́ẹ̀bẹ́ẹ̀ ọmọ mélòó ni òmọ́ àwọn Spiderman sọ́bọ̀ pé dẹni wọ́n ń ṣe ní ṣe ó nọ́mà kí o aláǹtakùn máa yọ lọ́wọ́ yàn idẹ́ wọ́n gbé májíkì wá fún wa in a way tí ó ṣe gbà in a way tí ó ṣe tí ó look somehow wọ́n lè comic àbí kan pè ní kíní kan fairy tale ìgbàwo àwọn ọmọ kéékèèké wa wọ́n cartoon àwọn cartoon tó ṣe pé idẹ́ ni látùkèdélẹ̀ idẹ́ àwọn mẹ̀yẹ ti wá ọ̀rọ̀ ìdán sórí wọn ti ọ̀rọ̀ magic ló fi jẹ́ pé lè ní ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ anẹ́bí òwọlú okò borí àwọn èèyàn ni dí àwọn kíní kan ti dí láti lè ẹ̀dẹ̀mọ́ kíní kan wo àtàlímù fi sẹ́gọ̀r kannakshi fil hajar ibn hajar ní sọkíní nínú fatul bari wọ́n ní sẹ́rí ní tọ́mọ kékeré bá rí kékeré ní tẹ́yẹ̀ bá ń rọrùn àti parẹ́ tẹ́ mú irin tẹ́ ẹ̀ẹ̀pá gídígẹ̀lẹ̀ yíwó fi hàn sórí àpáta

rárá gbogbo nǹkan kọ́ lè yẹnjú láyé wọ́n ti yọ ìnígbàgbọ́ nínú yọ́mọ̀lì kìyàmù wọ́n ti yọ́ kó ìnígbàgbọ́ nínú ìyanu sàárè wọ́n ti yọ́ kó wọ́n fi àkúdà ayayọ́ dé pé ní kálùkù bí pé tó mọ́ ikere bá lè kúlé ní bá yóò rárá yóò lọ sí ìlú míì ni incarnation believe àwọn kèfèrí believe pé ẹnìkan ti kú tẹ́lẹ̀ ó tún again incarnation ni ìbìlìfù ẹbọ ni kò sí nínú ẹ̀sìn Islam kí wá láwọn ojú ọ̀nà tí alifgbà tún àwùjọ yìí ṣe tàbí fọmọ́kò níbi àwọn eléyìn nínú rẹ̀ ni nashru tawhid wa sunna ká bẹ̀rẹ̀ sí ní mọ́ fán tawhid ká má dákẹ́ lórí àwọn nǹkan tí wọ́n náà bá ti mọ̀ nípa tawhid a kíní yóò a ìntọ́lọ̀ bá sọ ni yóò tẹ́mi náà máa ànábì ní bá lè gó Muhammad sallallahu alaihi wasallam kò bá jẹ́ ìntẹ́wà sí ah, ànábì sọ báyìí ọlọ́run sọ báyìí nínú àwọn ọ̀nà ẹ̀yẹn kí ẹmọ sàlàyé fáwọn èyàn tán pè ní tawhid kí ẹdẹmọ sàlàyé fún ìtànpè ní súnà ìtànpè ní súnà kìí sẹgbẹ́ kan tán gba fọ́ọ̀mù kan wọ́ ìtànpè ní súnà ojú kó tẹ̀lé ọlọ́ba kó tẹ̀lé ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam nínú rẹ̀ ni al'amur bil ma'ruf wan nahyu anil munkar imam pàmù yẹ láṣẹ dáadáa ìsìnmá ọkọ̀ tí ẹ bá ti rí aburú kí yẹn má dákẹ́ ẹ jẹ́ kí yẹn sọ̀rọ̀ nípa aburú ìyẹn káwọn agbúrú tó ń láwùjọ kí ẹlùmí ò kéèkéé tó ọdẹ́kẹ́ lórí agbúrú lásán yóò tún máa wẹ́kọ́ máa búrú yóò tún máa bí agbúrú lẹ́yìn yóò tún máa yìn àwọn tí wọ́n ń ṣe agbúrú kí ló tó ń yìn àwọn tí wọ́n ń ṣe agbúrú kí ló tó ń gbè wọ́n lẹ́yìn kí ló tó ń bá wọn ṣe nínú àwọn ọ̀nà tí ẹ̀mọ́ fi ń jẹ́ tí máa ń ṣagbúrú fi agbúrú lẹ̀ pa agbúrú ló ń ṣe yìí nítorí ma èmi àti òjọ́ sí ọ̀nà yẹ ó máa ń wọ́kì gan tó bá ti mọ̀ pé tí bá ti wallahi àwọn èèyàn jìnà sàbúrú látara bẹ́ẹ̀ àmìyàn mọ̀ kí ti bá ń sàbúrú àwọn yóò tún máa yìnmí ni àwọn yóò tún máa yìnmí ni mélòó mélòó àwọn ọmọbìnrin ọkàlọ gbóyúwá lé káàkiri anywhere wọ́n tún máa rí orí ìnú lẹ́nà ní ẹ̀ kí ni kí aláàṣẹ́ kí ní kẹ́kìníkẹ́ ọmọ tó yẹ kẹjẹ́ okùn mẹ́ pé kí ló ṣe yìí gẹ́gẹ́ bí làwọn mẹ́ ṣe 419 wọ́n ṣe fúrọ́dù bàbá mọ̀ kí fúrọ́dù lọ́mọ ń ṣe ìyá náà mọ̀ kí fúrọ́dù ní ṣe pọ̀ láwùjọ àwọn mùsùlùmí sì náà pọ̀ jù mẹ́ ṣe tẹ́tẹ́ wá dáa sọ ti dáa ni ṣe zìnà dáa ni ṣe gbogbo ẹ dáa ni gbogbo wa náà mọ̀ kí ó dáa bọ̀ kí ní ń fa ìtí ń fa ní pé ìwọ́kàn mọ̀ lọ́kàn rẹ̀ pé sallallahu alaihi wasallam wọ́n ṣe example wa wọ́n ló dàbí ni bá ṣe wà láyé àwọn èèyàn kan wá wà ń sálẹ̀ àwọn kan bẹ lókè àwọn tó wá wà ń sálẹ̀ tán bá ti fẹ́ mú mi wọ́n wá sọ fáwọn tó wà lókè because àwọn tó wà ń sálẹ̀ ní access sómi wọ́n wá sọ fáwọn tó wà lókè àwọn náà wà pọnmi láti ta ẹnìkan wá ń sọ nínú àwọn tó wá ń sálẹ̀ pé ẹjá gbẹ́ ọkọ̀ ojú omi yìí lábẹ́ kalibà ma mú omi straight látilẹ̀ ṣẹ́tìmọ̀ túnmẹ̀ báyìí àbí tán bá gbọ́ ọkọ̀ ojú omi lábẹ́ kí ní ó ọkọ̀ ojú omi lọ́nu ṣé ẹni tí bá ń lú ẹnìkan ní òkú ni ká ní ẹ fílẹ̀ ẹ má sọ̀rọ̀ ah, kí ló kàn mí má ṣàbúrú o ó o because ẹni tí ń ṣàbúrú yẹn tí ò bá ti ẹ̀rí wọ tó fẹ́ so fẹ́ mọ̀ tẹ̀lé gbogbo ọmọ rẹ̀ káàkiri tó bá lọ ni ṣe bá ọmọ tán yọmọ bú àná àwọn náà padà influence àwọn ọmọ dáadáa tàná náà táwọn ọmọ dáadáa náà fi ń di abúrúlé ní kò wá fẹ́ sọmọ dáadáa mọ́ láwùjọ ó láwọn àwùjọ mi tẹ̀kẹ́ mọ̀kẹ́ ibi yóò kò sọmọ rẹ̀ kan nù ìmọ̀ nínú ìlú mọ́ but ó láwọn bòmí tó ṣe pó ti decay ó ti corrupt tẹ́yẹn débi pé ọmọ tó bá lè bí sádùgbò yìí tó bá lè bí ọdún kan bẹ́ẹ̀ ọmọ wọn sì dìdàkudà ó wà bẹ́ẹ̀ láwùjọ wa ti gbogbo wa náà mọ́ so látara pé kí ni oníkàlùkò dákẹ́ hmm, ìfẹ́ẹ́kẹ́ bá nìmú lálásẹ̀jù kọmọ́ sọ kí wà láàrín ti pọ̀jù bọ̀tán bá sọ bẹ́ẹ̀ jẹ́ kan ní wà láàrẹ pọ̀jù káàkiri save àwọn ọmọ tán bọ̀ wà lọ́jọ́ wájú nínú rẹ̀ nínú Allah kóníkàlùkù lọ ní bẹ̀rù Allah subhanahu wa ta'ala ká mọ̀ nínú ọkàn wa wípé Allah subhanahu wa ta'ala olú ẹka bẹ̀rù a sì dúó níwájú rẹ̀ eh à ń sọ lójoojúmọ́ àdúnwájú Ọlọ́run ẹlòmísì mọ́ bòbí á ah, kò tí ṣe dìgbà tó bá tó kú ẹlòmí bóyá nínú àtàwà ń bí ilé ní báyìí bí ẹni tí ó kú ní kí ilé ní tó súnmà ní wàtàmà so kí ẹ máa mú nímú wípé èní náà ní lọ́bọ́lọ́bà subhanahu wa ta'ala gbọ́ tó bá ti mọ̀ pé ó lọ́bọ́lọ́bà lè ní dákùn só lè sabúrú ẹ̀mí because mo believe wípé eh, tí bá sùn lè ní tí bá jí mọ́ ó dẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn sùn tí wọ́n jí mẹ́ nínú rẹ̀ fáwọn olórí bẹ̀rẹ̀ látorí olórí ìlú tẹ́yẹnyẹ àti àwọn gómìnà gómìnà kákàkiri àtàwọn olórí àdúgbò àdúgbò èyàn máa ń ṣàdúwà fáwọn olórí ní èyíkí sípèlé wọn because tàbí sípèlé wọn bẹ́ẹ̀lá òjò ti súnmọ́ bàjẹ́ sí àmì Allah subhanahu wa ta'ala àwọn olórí àwọn mùsùlùmí àmì ọlọ́ba subhanahu wa ta'ala kó fún wọn sí àwa tí wọ́n dájẹ̀ náà àmì ọlọ́ba kó fún wa ní sùúrù ní tàbí ṣe sùúrù lábẹ́ wọn ودمر أعداءك أعداء الدين ọlọ́ọ̀bá tó wọ́n tọrọ fún ní àtúntọrọ lọ́dọ̀ wọn lọ́ọ̀bá subhanahu wa ta'ala nípa ọmọ yàwá tí wọ́n bẹ ní Palestine wàláhì ọlẹ́ níwá ọlọ́ọ̀bá bá October wọ́n dẹ̀ pa more than 80,000 ní wọ́n tún ti resume padà ìmọ̀ pa wọ́n more than 700 ti kú báyìí hey ọlọ́ọ̀bá àwọn lágbára lé wọn lórí ìwọ nìkan ọlọ́ọ̀bá tó lágbára àbí Allah subhanahu wa ta'ala kó bá wa yọ àwọn ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí kó bá yọ wọn kù nínú wàhálà tí wọ́n wà nínú ìlú yẹn Allah rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك